الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد adúgbà fún olúwọba tí ó tún ṣe ní في fún من láti pàdé fi baitin memboluti ní ọ̀kan nínú àwọn ilé rẹ̀ ilé ọlọ́run mọ́ṣálásí láti wá ká nínú àwọn tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù òun ni in tó bá lọ ń pa atawhid kamọ ọlọ́run lọ́kan kásì sin ọlọ́run ọba náà lọ́kan ṣoṣo ọlọ́run kọ mọ́sà àjẹ́ kó sí wá láǹfààní kọ bá wá san gbogbo àwọn alfa súnnà tí wọ́n kọ àkọọ́lẹ̀ táwà ń lónìí ọlọ́run kọ Muhammad ibn Abdul Wahhab rahimahullah lẹ́yìn tí a bá parí báàbù kọ̀ọ̀kan wọ́n wà mú bí sọ́márì wá tí ó ma rán wa létí àwọn tàà ti ká ọ̀hun ni wítà bá ti rí fi yí masáìl kí láwọn tí a rí nínú báàbù tí ó kọjá lọ yìí al'ula أن الدعوة إلى الله طريق من اتبع gbogbo ẹni tí ọba tẹ̀lá nábi sallallahu alaihi wasallam tí ń sin bọ́yá in tún fi ń pèrè ẹ̀bẹ́ pé a àwàlá ń tẹ̀lá nábi àbáwàlá ń siṣẹ́ tà nábi ń se àjẹ́kírò ẹni bí ọmọ pé inú tà nábi se láyé tẹni tí má sí ń tẹ̀lé gbọ́dọ̀ se òun ni ad-da'watu ila Allah kóun náà máa sójú ọ̀nà tọ́lọ́un gbogbo ẹni tí ọjá àfá ni ọjọ́ ma kéwú ní gbogbo ìtí ọba jẹ́ tọba jọmọ lẹ́yìn annabi sallallahu alaihi bó ti lè kọ́ ma ọgbọ̀dọ̀ ní nkankan tí ọ ma ṣe tí ọ ma fi pẹ àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́n kọ́ràbó sallallahu alaihi èyàn pé àwẹ́ ìsàfà èyàn ìsàfà ò tún ma kò ní pé àwọn èèyàn sí ojú ọ̀nà tọ́lọ́un kọ́dà bó se pé tí ó se náà ni al'amuru ma'arufi wan anil munkar èyàn wà orí kankan gbogbo bí jí kúnlé tó kún kò in ti ní tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ èyí tí wọ́n náà rí bí ojò kó sí ní títí àbí

ní ti torí pé nínú àdánwò tí ọba wa mùsùlùmí tó ṣe pé àwọn ìṣẹ̀lẹ̀ kan lọ́fà tó fi rí bẹ́ẹ̀ ó di pé àwa ń ma àwọn kan pé àwọn àfánù <laughs> àwọn àfánù bẹ́ẹ̀ bí i bá wo lójú ayé àdẹ́bù à Muhammad sọ̀rọ̀sọ́lẹ̀ gbogbo àwọn sọ̀hábí àdẹ́bì làfá gbogbo wọn ni a ń kọ̀sẹ́nìkan jí ń pé àwẹ̀ ìsáfà àwẹ̀ ìsáfà ara bẹ́ẹ̀ lọ́wọ́ afá kó se pé ní a ti rí pé nígbàtí mi ò jí lọ sí islamic studies ní university tí ń sì se arabiki kọ́dẹ̀ lò mí se arabiki ó tó gbaṣẹ̀ tọ́ ní láyé yọ́ mọ̀ pé linguist lòun pé language language lòun lọ fún kí lọ lọ fún lughatul qur'anil karim kí lọ́kọ̀ ma yóò bá ń di arábíkì bí bá ṣe torí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ibi tí ṣe tọ́ni tún ráyè dé ẹlòmíì náà ti ẹ̀tún lọ rí bí arábíkì ọ̀hún náà yóò sì tún gbá ṣe tọ́ kọ́dà yóò ma mutí àrí àwọn professor wọ́n yẹ pé náà òun èé ṣe arabic lòun lọ fún ẹ̀ eh, ọlọ́mọdé ṣe tọ́ ní olówá tọ́ àwọn yíò àbẹ́mì ọ̀lọ fún sẹ̀ríà gbogbo eléyẹ dákun bẹ́yàn bá mọ̀ pọ́mọ lẹ́yìn annabi lòun sọ̀lọ̀ọ̀sẹ́lọ̀ ẹnu pé láyú kàlífò lọ́hùn nafsan se aléré ti rẹ̀ lọ́dọ̀wọ́ tó jòkó ti kéwú àmẹ́ tó burú ni kíwọ torí náà ẹ̀rí eléyìí ẹja ń ra wa létí ó ti wà nù ta kàáyà alkùránì ni wọ́n tú fún wa kí ni wọ́n lọ́lọ́ ń pa nẹ́bì láṣẹ kó wí kúl hadhihi sabili ad'u ila Allah olúwasọ́fà nẹ́bì pé wí fún wa pé ojú ọ̀nà tèmi ni iṣẹ́ tèmi ń ni ó ad'u ila kí ni iṣẹ́ náà yí fi ń ha àwọn èèyàn yí ma fi àwọn èèyàn pé ìtọ́lọ́run fẹ́ ni yí sì ma sọ fún wọn pé ọlọ́run ọ̀fẹ́ ilé ìtorí ẹ̀dàkùn gbobi tẹ́nukọ̀ kan wa ta bá wà inú dandan tí mùsùlùmí gbọdọ̀ ní ní ká ah, èmi náà lọ́nà tí ń fi ń pè àwọn èèyàn sí ojú ọ̀nà tọ́lọ̀ àpé gbogbo èèyàn ní kó gbé káńtà kalẹ̀ ọmọ ṣe wà sí àpé gbogbo èèyàn ní kó kéwú kọ́pọ̀ àmọ́ mùsùlùmí ó kéré jù ọgbọ̀dọ̀ máa al'amuru bil ma'rufi wa nahyu anil munkar Ah, ọ́rá wọn tí wọ́n pèrún tí wọ́n sì ń rojọ́ jí wọ́n tán láwọn wà lásẹ̀mbílì wọ́n náà sí wà sí fún wọn já tẹ́bẹ̀ ah, ẹgbọ́ fún wọ́n pèrún torí náà ẹn tó bá mọ̀ pọ̀ ọjọ́ mọ̀lẹ́yìn annabi o sọ́lọ̀sọ́lọ̀ òní wọ́n fún لأن الكثير لو دعا إلى الحق فهو يدعو إلى نفسه الله أكبر شيخ محمد بن عبد الوهاب رحمه الله ونحن قطع قرن باب طلعي اون الإخلاص كما سنكن تري طلعون قوسي جي تري طلعون نا دلي ونحن تري قرر دعوة تاوينا إما قبيا سجوانا طلعون عز وجل ẹwà àtijọ́ tí bàbá yìí ti sọ̀rọ̀ yìí kalẹ̀ ọ̀tí yóò ti súnmọ́ gọ́rùn ọdún bí ọba jù bẹ́ẹ̀ lọ ti sheik mọ́mùn abdullahi ti kú <clears throat> wọ́n ti wá wí kalẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó se ṣe dáwà náà ọkàn lóhun pèèyàn sójú ọ̀nà tọ́lọ́run ni ojú ọ̀nà tààrẹ̀ ní ń pèèyàn sí ẹlákùn sọ wá rí bẹ́ẹ̀dì sí ọjẹ́ wá rí bẹ́ẹ̀ tààrà lónìí orí bẹ́ tààrà lónìí kọ́dẹ̀ lómí ọmọ yọ́ ma bèèrè yọ́ ma fi bí a ń ṣe ìwádìí pé ẹ̀rákùn sí ta ń wí ò lè jù ọba lè kádẹ̀ ò tọ́lọ́run ni àbí torí tí ó bá jọ́gbò òun ni pé káwọn èèyàn mọ̀ túká wọn mọ̀ pọ̀ sí àyàn mélòó lọ́wá níjọ́ tán bá láwọn èèyàn ọ̀pọ̀ tó ti tàná àbí ń ta wílá náà ni ẹ̀ ẹ̀dàkùn ẹja fura al-ikhlas tọba ìpẹ́tọ̀ ọlọ́run lèyàn lóhun pé yàn sí kọ̀gbọ́rọ̀ owó bòmí ọlọ́run náà ní kọ́ máa wò ilé ìtí mọ́ sọ yìí mọ́ bá ná àwọn alfáà wa ní gbòrò Madina rahimahumullah ti ni àwọn ọ̀jẹ́ ìmọ̀ pé ẹnìkan pọ̀ ẹnìkan ọ̀pọ̀ arabi tí ṣètọ́ ni tí ma ráyè òun ní kíyàn ma wo pé sí wọ́n pọ̀ sí wọ́n ọ̀pọ̀ àníyàmí ilé ti bẹ̀ wọ́ ìgbẹ̀ni ọlọ́run bá ní ọlọ́rọ̀ ọlọ́run gbọ́ ẹ̀yẹn ẹ̀sọ́ ọkọ̀ gbọ́ àbí yẹ́dùn kọ ma pa àwọn èèyàn torí gíní torí gíní wọn ó mú wá kò ì pé òun la torí ẹ̀ gbégbà wá sí kalẹ̀ ilé ìjẹ̀ burú torí náà bẹ́yàn bá mọ̀ pé àdáwàtú ilallah ìlòun fẹ́ ṣe ṣẹ́ẹ̀kì ní al-ikhlas àfíká níyàn kọlọ́run orí pé a torí tèmi náà ní fi gbogbo tí ń wí yìí òwí ń torí kọba àbúẹ́ nìkan òwí ń torí kọba àyẹn nìkan tí mọ fẹ́ ni ń wí yọ́ àdàbí ọ̀rọ̀ táwọn àgbàlagbà ńlẹ̀ yóò bá ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní wáàsí ẹni ọba tàbá kọ́lọ̀ sí kíní kọ́lọ̀ tún bẹ̀ sí ara ìtumọ̀ ìkìláàsù làwọn náà ń gbíhùn kọ́lọ̀ kọmọ́sá fún gbogbo wa ní ìkìláàsù fi dáwàtí ila kọ́ ma pè èèyàn sí tó yí òun náà annabi sallam ní adùn ilallahi ala basira a mọ́mọ́ntí ń wí o kìí ṣe pé kíyàn ó di bí ẹyẹ o ní ma wí ogbon díyàn bá wí ẹ̀yà ipò tọ́ ẹ̀ òun náà ma wọ́n sá wí ó sì dé òun náà sì dé bí kan ìsìn tó ń fán bí fèrè bẹ́ ọba pé èyàn sójú ọ̀nà tọ́lọ́run alábàsíra jẹ́ ọkọ́kọ́ yíwọ̀ náà ma ń tó ń pe àwọn èèyàn sí kò sì máa pe àwọn èèyàn alábàsíra náà ọ̀tẹ́ kalẹ̀ kó kílẹ̀ àbáyì àdásọ́bò nkankan kìí ṣe pé kan bẹ lábẹ́ tébù àwá kan sí orí tébù pé ìta fẹ́ rí nì basira alábàsíra torí náà eléyìí náà jẹ́ kọ́dà ṣe kí ní minel faraid dandan o bí wọ́n bá pé èyàn sójú ọ̀nà tọ́lọ́n kó ní kíní kò ní basira ó sì máa pẹ àwọn èyàn alá basira rọ̀bíà mẹ́ndàlá ilì husni tawhid annahu tanzihullahi ta'ala anil masabba nínú tí ń tọ́ka táàfin mọ̀ pé àṣẹ tawhidu ìmọ́lọ́nlọ́kan ìsìn ọlọ́nlọ́kan táà ń wí à tó mọ̀ dáa púpọ̀ ni inú ta fi mọ̀ inú ẹ̀rí rẹ̀ ni pé inú tàwíhìdù láti mọ̀ pé èyàn ọgbọ̀dọ̀ mọ̀ bú ọlọ́run tẹ̀nzí ọlọ́hí anil masaba gbogbo tó bá jọ bí ebú agbọ̀dọ̀ fọ́ ọlọ́run ọba mọ́kànga kò mẹ́ torí ẹlẹ́fìrí táwọn alfa bá ń fásàrọ ọ̀rọ̀ tàwíhìdù asma'i wasifat wọ́n ma wá yanjú rẹ̀ bẹ́ẹ̀ pé àà àìpẹ́ ọlọ́run ní ìró báyìí

èèyàn àparí àgbàlagbà bí gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí o lè láǹdìyàn sínú trọ́bù lọ́dọ̀ ọlọ́run gbogbo tí ó bá jẹ bí èébú ẹ̀yìn ọlọ́run ní jẹ́ àmàlà pé kọ mọ́kọ́lá sí àmàlà wá dọ́mọ́ bí ogbòrò àwọn ibi yóò bá ní ogbò wa náà sọ ń gbọ́ ọ̀dá kákàfẹ́ sí wà sí káwọn èèyàn rẹ̀rìn kí pa sọ̀rọ̀

kọ́unuhu masabbata lillah nínú tó sì jẹ́ ká mọ̀ pé ìdá nǹkan pọ̀ mọ́ lọ́un ṣíríkù ní tó burú ni ní tí ọ̀dá ni òun ni pé inú ma gbóòrùn nù ṣíríkù ni pé wọ́n ń bú ọlọ́un ní tí ń jẹ́ ìbú fọ́lọ́un ní gbogbo torí náà inú tí ṣíríkù fi tó fi jẹ́ tí ọ̀dá òní pẹ́ kọ́unuhu masabbatan lillahi azza wa jalla wal iyadu bihi ta'ala as-sadisa wa hiya ahammuha ẹlẹ́kẹfà alfa ní kọ́dọ̀ tí ẹ̀ tó ó tún ṣe pàtàkì ju gbà àwọn ìta ń wíbọ̀ gbọ́n náà wọ́n akọ́lẹ́kọ́ nínú báàbù yìí ni ìbáàdùl muslimi anil mushrikin lè aláyẹ síra minhum bẹ́ẹ̀ bá rí musulmi kan tí wọ́n ń sùn tí ń jí tí ń dàgbà sáàrin àwọn owó àwọn mushrikin àwọn ẹlẹ́bọ̀ ìbáàdùwú ẹwà bẹ́ẹ̀ se mú kó mẹ́

Yorùbá films ọ̀pọ̀lọpọ̀ ọgbà mọ́ láwọn kan tí ń lè ṣe kí máa kọjá lẹ́gbẹ̀ẹ́ lè wọn ń ṣe tàjá súsù o kẹsígbà ń lọ fi mú fínlẹ̀ pé kí ni wọ́n ń ṣe ń lè wọn o àmọ́ bí a ń kọjá lọ àwọn àyè kan ń lè mọ́ gbàbẹ̀ àfi tí wọ́n bá múná lọ àtọ̀sán àtàlẹ́ àfi tí ó bá ṣe kíní àfi tí ọba sínálẹ̀ ní rí pé wọ́n ń lè yìí wọ́n tó ń wo fíìmù Yorùbá kan anú wọ́n sì ń ṣe ní àtàwọn ọmọ wọn torí káti ẹ̀kọ́kọ́ gbé ti tíra alẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣépù personality èèyàn lónìí òun ni jí wọ́n wò ọmọ ju ọmọ ọdún méjì lọ́dọ̀ ẹgbẹ́ in tó jí mọ́nu kí sì náà ń gẹ́gẹ́gẹ́ wọ́n ń jà sí ọkùnrin ọ̀ọ̀ṣe gbogbo ránrun táwà náà mọ̀tẹ́yàn lè bẹ lọ́run kọ́lọ́run ojú wọn nírú rẹ̀ lọ́mà àbílẹ́gbọ̀n kò ìgbélé ìní ọkàlùkọ́ ọmọ wá wó ẹlòmí owó lálẹ́ kọ́dà ni a múná lọ yóò jí lóru yóò tún mú ètí èjìyàn náà fílà ẹ̀dàkùn òun àfáà wí fún ayé wọ̀láwọ́lá mìíṣìrì kọ́nà bí wò tí dàbí wọn ara wọn òun náà ò ní mọ́gbà tó padà máa bí hébù bí wọn torí náà ọdá tí yọ bá máa gbọ́ tí yọ bá máa wò tí bá máa rí tí bá máa jọ kọjá wọn tí wọ́n máa sun mọ́lọ́run kọmọjá wọn tí máa gbé jìnà sí o inú ta kọ́lẹ́kọ̀ọ́ ní báàbù tó lọ yìí ni pé àṣẹ mọ́ ọlọ́run lọ́kan yìí ìsin lọ́run lọ́kan tá ń pè ní tawhid huwa awwaluwaju òun làkọ́kọ́ tó se dandan lórí ọmọ annabi adama ẹ̀rí eléyìí ni ọwà nù hadithu mu'adhi taake radiyallahu anhu ngbàtà annabi ran mu'adhi lọ yá mani kí ló wí fún awwalu ma tad'u ilayhi shahadata la ilaha illa àkọ́kọ́ ndo ko pè wọ́n sí o ohun ni kí wọ́n jẹ́rìí pé kò so ba kan o kò se ni tá jọ́sìn fún àyàfi Ọlọ́hun eh sheikh muhammad bin abdul wahhab ishara leleyi ní láti ṣàlàyé ọ̀nà tí ṣe ìtọ́ ni ráyé gbà wọlé kọ́dà sọ́dà àwọn àlfáà onípa rínú àwọn kan tí wọ́n dìde ń gbà kan tí wọ́n ní à ń pè wọ́n ní al-Ash'ari kákan fi gbọ́tún ma tí Sheikh ń wí ni o ìpẹ̀mọ̀ lọ wádìí kí al-Ash'ari wí o kẹyàn ọmọ tó wá sọnù <laughs> àwọn ni wọ́n ní awwalu wajibin àkọ́kọ́ tọ́kọ́ jẹ́ dandan fọ́mọ èèyàn bí bá ti ń gbọ́njú òun ni aṣakù aṣakù kọ́kọ́ ma dáùtù gbogbo ibi tó ti wá ń dáùtù tó ti ń dáùtù ló ti padà wá jana ó sì lè má jana pé pé dáùtù náà ni ó wà bá lọ́dọ̀ ọlọ́run níjọ́ tí wọ́n bá rí fún pọ́lọ́run bẹ̀ náà yóò tún dáùtù ẹ̀ náà pèsè sí ń bẹ lóòtọ́ ara àdánwò táwọn iná inú náà èyí tọ́kọ́ jẹ́ dandan ni pé kọ sákọ̀ọ́kọ́ máa doubt gbogbo ń tán bá wí fún ọkọ̀ tó kọ ronú sí ikọ̀ owó náà pèsò lè rí bẹ́ẹ̀ àwọn alfa ahlùsúnnà waljama wọn a máa wá sọ bí sẹ́kù ti wí pé ọ̀rọ̀kọ́rọ̀ wọn sọ inú ìta illallah muhammadu rasul kèé se ṣákú kèé se nábọ́rù méjèèjì dáa ma wínú pé bọba dáòtọ́ wà se nábọ́rù ọwà wúye lọ sún bí fìlọ́sọ́fà ọwà dẹun fìlọ́sọ́fì tọ́ ma dáyérú gbogboro àwọn eléyìí ẹ̀dàkànjá jẹ́nà sí o awwalu wajibin kan àyàfi allah an yubda bihi qabla kulli shay'in hatta as-salah arinu hadithu mu'adh bin jabal ina radiyallahu anhu pé beyan bá ní tawhid ko ma wule kirun bí ó bá ní tawhid ko ma wule ko ma wule kirun on la fa wi an yubda bihi tawhid bẹ̀rẹ̀ qabla kulli shay ṣáájú gbogbo nǹkan hatta as-salah tàwàídù lọ́gbọ̀dọ̀ sáájú gbogbo nǹkan kọ́dà kíní kọ́dà ìrun torí pé bí ọba sí tàwàídù kò sí foundation nù bí ọba sì sí pìlẹ̀ tí ò sí foundation kí lẹ́yìn ọmọ ọmọ tí ó dúó ẹ́ kò sí ti sí ẹ̀sìn nù kí ni foundation ẹ̀sìn ẹ̀sìn ẹja ń ra létí bá annabi ti fún mọ̀háàzù kò rújú annabi ní sọ fún wọn o àkọ́kọ́ awúwálù àkọ́kọ́ tọ́kọ́ ma jẹ́ wọn mọ́tọ́ kíútọ́kọ́ lọ kọ́ wọn mo ti wípé gbogbo kọ́rà bí wọ́n bá bẹ̀rẹ̀ wà sí bí wọ́n bá a ẹ̀mọ́ ti sọ̀rọ̀ tàwílù fún <laughs> ẹ̀mọ́ ti sọ̀rọ̀ tàwílù gan ní ofi bẹ̀rẹ̀ bí ọ bá dó kó dó lórí dáadáa àlá bàsírọ̀ ààrẹ ni ọwá bá nẹ́bí sọ̀sọ́lám tó gbọ́ gbogbo ẹ̀tọ́ ànẹ́bí lókò ilé oké ó sì débi pé a èyàn gbọ́dọ̀ mú tí mú náà yíò nìkan lòun ò lè ṣe ó sì lóhun lọ òun òdó lọ ọlọ́run ní lónù ẹwà wo bá nẹ́bí ti sọ́sọ̀lọ̀ sọ́lọ̀ náà dí fi yí ká mọ̀ ulẹ̀ tanra wa annabi ni fa in hum atọ̀ọ̀rúkà bí wọ́n bá gbọ́ yíun tí wọ́n tẹ̀lé ọ tí wọ́n gba tàwíìdù tí wọ́n tẹ̀lé ọ ìgbà wọn ní kó tó ṣe gíní fa'alimuhum annallaha farada alayhim khamsa salawatin fil yawmi wal layl ìgbà wọn ní ó tó sọ fún wọn pé tọ ìtọ́kàn ní sí ni pé ẹ máa kírun wákàtí márààrún bá nẹ́bí ti tónù sallallahu alaihi wasallam

ọ̀rọ̀ wá di mọ́ṣálà ńláńlá à sàárè musulmi lásìn sí àbí tàndà ogbélé ilẹ̀ àdájọ́ àwọn kìnnì gbọdọ̀ wá olórí kìnnì olórí kìnnì tẹ́ẹ̀sì mọ́jọ́ tọ́lọ ń bù fún òun kálukú ọmọkùnrin náà ó kú kó tó di ọjọ́ táwọn dájọ́ ayẹyẹ wíwẹ́ àbá sí wà níyàn wíwẹ́ iná pẹ́ ni wọ́n torí ẹ̀kọ́ bóhun yìí àgbọ́lọ̀n bá sàánú rẹ̀ tó wà ní rẹ̀ lókún ẹ̀rẹ̀ tó jáwọ̀ gbọ́nù wọ́n bẹ̀rẹ̀ sí wá bí oun kálukú kí wọ́n fóònù ẹ̀mìnà pé o láwọn fẹ́ se nísìn ọ sọ fún àwọn táwọn náà ti <laughs> <laughs> ọba ti gbọ́rọ̀ sọ́lọ́ àtànẹ́bí bí ó ti mọ́ dànkarú ànábì ní àkọ́kọ́ tọ́kọ̀ fi bẹ̀rẹ̀ ní kìí sọ́rọ̀ àndájọ́ lọ́kàn torí náà eléyìí náà tó kàfi kọmbí bá nẹ́bì tí fún máa gbogbo jábàlì náà níjọ wọn bá tó tí tàwídù bá jòkó ònìrún tó nítùmà ẹni tí ò ní tàwídù ni kò nítùmà lọ́dọ̀ ọlọ́run tí ẹnìkan jáde ní chọ́ọ̀chì náà tó sì kílẹ̀ ń se mẹ́wàá kírùn ya

ẹ̀rí pé tí ó gbajúmọ̀ ní pé bóní alìsìláàmù alá sams gẹ́gẹ́ bí hadithu abdullahi ibn umar radiyallahu anhuma bó ti gbà wánu pé olú annabi ní lórí nǹkan márùn-ún lọ́lọ́mọ ìsìláàmù lé lórí àkọ́kọ́ rẹ̀ ní kíni ṣahádàtì allah ilaha illallah wa anna muhammadan rasulullah ibi tá dáwọ wá wà ní pé orísìírísìí túnmọ̀ àyàfọ́lọ́ ìbòlẹ̀ yíwọ̀n àdìjà kò lè kọ̀ sọ́bà kan àfọ́lọ́ kọ́dẹ̀ lómi ọmọ dá lórin ọmọmọ sọ́bà kan àfọ́ olúwa yóò sì rọ̀pọ̀ ti di mùsùlùmí nánà yóò sì máa ṣẹbọ yóò máa ṣe gbogbo ole la ilaha illallah kí ni inú riwaya mi kí là nábi fún mu'adhu jọ jẹ́ pàkọ́kọ́ ń tọ́kọ́ pè wọ́n sí ayyuwahidullah an yuwahidullah nǹkan in a different language or, or using different words nǹkan kanáà là nábi ń wí sallallahu alaihi wasallam àmọ́ fáǹfàní ti wa lónìí a mọ̀ pé àṣí ìtumọ̀ ṣàhádàtù aláìláha ìlàlá ìtumọ̀ rẹ̀ ní gígíní an yíwáhìdù lọ kí wọ́n ní tàwàhìdù là ní jẹ́bẹ̀ o kí wọ́n sin ọlọ́run nìkan ní jẹ́bẹ̀ kìí sí pé mọ́ jẹ́rí pé kò sí ọba kan àyàfi ọlọ́run ìtumọ̀ ṣàhádà fọ́hun o ìtumọ̀ ṣàhádà bá nẹ́bì jí tú fún mọ̀háàdì ni pé an yíwáhìdù lọ kí wọ́n ní tàwàhìdù kí wọ́n sin ọlọ́run ọba nìkan eléyìn nìtumọ̀ ṣàhádà tú Allah ilaha illallah wa anna muhammadan rasulullah al'ashira ẹlẹ́kẹwa anna al'insana qad yakunu min ahli alkitab wa huwa la ya'rifuhu aw ya'rifuhu wa la ya'malu bi nínú tírà tí ẹ mú lọ́wọ́ ya'rifu alẹ́ka bí ẹ kọ̀rẹ́kẹ̀ ara tí a ma ń wí ẹlẹ́ inúskà tó wà lọ́dọ̀ àwọn nuska tí wọ́n ti ẹ̀dìtì kọ́pì tí wọ́n ẹ̀dìtì òun ní kẹ́ mọ́ rà ń ra tíra wọ́n ti wò ó ibi eh, tí mistakes bá wà wọ́n ti correct rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ya'rifuhu ó ti yé ahlul kitab ad-damiru ya'udu ala al-kitab anna al-insana qad yakunu min ahli al-kitab wa huwa la ya'rifuhu aw ya'rifuhu wa la ya'malu bihi àwọn tí Olúwa pè ní ahlul àwọn onítírà alfáàlẹ́ èyàn lè wà nínú àwọn tí ọlọ́run pè generally pé min ahalil kitab àwọn olálòl kitabi yahudi àti nasọ́ra wọ́wú aláyà àrífò kọ́ràkọ̀ mẹ́tírọ̀ nǹkan jẹ́ oún tíra ní èyàn lè máa jẹ́ min ahali alkitabi wàhúwá láyà àrífò ọkàn pè ló ń tíra ní ọgbọ̀n mẹ́tírọ̀ wà láyà amálòbí kí ni yàtọ̀ àtẹni tí ó mọ̀ jí ó lò àtẹni tí ó ti ẹ̀ mọ́ rárá ojú kan náà wọ́n wá àwọn kan burú jura wọn lọ ni tẹni ó mọ̀ jí ó lò burú ju tẹni tí ó mọ̀ lọ àmá méjèèjì yí ọ̀sọ̀ wọn dẹni tó là torí ẹni ó mọ̀ tí ó lò ojú kan náà ni ó wa ẹ̀dàkùn gbogbo tí yẹn bá mọ̀ ní kílọ̀lọ́run wí kílà nẹ́bí wí al-ilmu lil-amal al-ilmu lil-amal ìmọ̀ tí èyàn lò òun ni mọ́ o ẹ̀rí ma àkànmá àkàngbà sàtífíkéjì àkànkéwà kéwà kéwò èyàn lò kẹ́ẹ́sẹ́ mọ́ o ẹ̀dàkùn ara ìná làfà wí pé èyàn lè máa pè ló ẹwà wà pẹ̀rẹ àpẹẹrẹ tó burú tal Qur'anil Karim fìrú ẹni bẹ́ẹ̀wé kamathalil himari yahmilu asfara olúwalẹ́ ni ó kéwú tí ó lò ọ̀rọ̀ rẹ̀ dàbí kíní gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ yahmilu asfara kún gbogbo ẹni ọba kéwú tí ó lò àpẹẹrẹ rẹ̀ nínú alkùnránil karim kamathali al-himari yahmilu asfara kọlọ̀nkọ́ sọ wa mẹ́ fún àǹfààní àwa tullabul ilmi asfaru huna jam'u as-sifru laysa jam'u as-safar plural wọn asfar àmá tùmọ̀ méjì ni ìtùmọ̀ níbi àsfààrù tàlùkùránì wí ń bí kí ni síngúlà rẹ̀ òun ni sífúrù ìtúnmẹ́ ní a volume bí volume tíra wọ́n ń pè ní sífúrù sífúrù sífúrù ìyẹn ni pé ìdí tíra jámù rẹ̀ ni pé àwọn ìdí ìdí tíra tó pọ̀ tàbí sí ẹ̀yìn ràǹkúnmí ó yàtọ̀ fún sáfàrù tí ń jẹ́ rin àjò àmọ́kíní jámù tí ẹ̀ náà asfààrù náà ni torí náà níbi yàhmìlù asfara al'asfaru jam'u asifir wà lè isa jam'a asafar agmìlù báyìí 6 kilo ok torí masáìlù yẹn pọ̀ ẹjá dó lórí mẹ́wàá iná inṣá allahu ta'ala ní dárùsù tí ń bọ́ abẹ́rẹ̀ látorí alhadiyata عشر هذا والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم ẹn tó bá ní bèèrè àwọn obìnrin ẹn tó bá ní bèèrè náà kí wọ́n kọ bèèrè wọn wá ẹ̀ sáwọn obìnrin gbọ́ torí sábà rí bèèrè wọn láwọn dárísù tó lọ mọ́lá mọ́sá sáwọn obìnrin bá ní bèèrè torí nínú ẹ̀tọ́ tí wọ́n náà ní tí ọba yí wọn kún ó bèèrè

àti mọ́nàtì àbáwí àbí kí ni ìyàtọ̀ wà láàrin méjì àbí láàrin méjì. láàrin kíni láàrin kíni láàrin mọ́nàtì sọ́láfí àti mọ́nàtì nàbáwí torí èmi ọ̀gbọ́rù bẹ̀rẹ̀ rí fún àǹfààní àwátà bá gbọ́n tí wọ́n wí yóò bá mọ́ni hajjú nábáwí àyínà ẹ̀tù kí ni tó ma yùn ìlànà annabi tàí mọ́ni hajjú sálàfí ìlànà tani àyínà ẹ̀dáhùn rẹ̀ kí ni yàtọ̀ illa man kana fi qalbihi يرى الفرق بينهما من كان في قلبه مرض ونسأل الله لها له الشفاء àfẹni tí ààrẹ bá ń bẹ̀ lọ́kẹ̀ ẹ̀bẹ́ tí wí náà ni ó rí tí ń bá ń wò pé ọ yàtọ̀ fi kọlùbì mọ̀rọ̀ àwọn bẹ̀ lọ́kẹ̀ kọlọ̀nkọ́ mọ́sá wòsàn o ká mọ́ táìmọ̀ ara àwọn jẹ́mọ́ náà ti mọ́ àbí ìyẹ̀ mọ́ àti mánújà àwọn tó tẹ̀lé annabi sallallahu alaihi wasallam náà náà jazakumullahu khairan ìyàkùn ẹ̀rọ kí ni ìlànà sẹ̀ríà nípa àwọn mìíràn sọ̀rọ̀ náà ẹ̀rọ̀tọ́ wọn wọ́n bá ìtàkùn wa wọ́n wá rẹ̀ fún ìlú kásìláì ṣùgbọ́n àníyàn tó ní ìlú ìrọ̀rọ̀ ọdún fàdíìsì ìgbèlẹ́sẹ̀ Allahul musta'an tó ọlọ́wọ́ sọ àfá àbẹ̀lá dáadáa wí yìí lágbà púpọ̀ ní pé kí rántí inú tí mo ti fẹ́ pàkíyèsí but mo ma ń fura tí yàn bá tọ́ bá ti tẹ kìíní tí bá wá bí pé òun rí kọ́dọ̀ ní abẹ́ ni o sì ní tọ́lìbọn ilmi ni ọ torí lè yóò sí nínú wà tó lábùlẹ̀ ilmi àwọn jawa 6 àwọn tí ma fi mú fínlẹ̀ wádìíyàn àwọn ni ma wúrú wà báyìí ní kúkúrú ọlọ́wọ́n sàn àfá Abdullahi lẹ́sàn dáadáa in tí àfá wí ká dáhùn generally generally inú tí ọ̀ dáa gbogbo àwọn alfáà lọ́gbà tó ti pẹ́ bàbá bombaz bàbá bí náà se mẹ́rin alẹ́jìnà dáìmà gbogbo àwọn ńláńlá ni wọ́n ti pronouncing kí mọ̀ fẹ́ wí ńgbà tó ti ẹ̀kọ́kọ́ bẹ̀rẹ̀ pé inú tí dá òun ni kọ́dá kọ̀ yẹ mùsùlùmí gbogbo àwọn alfa àwọn yìí ni wọ́n ṣe fàtíwá bẹ́ pẹ̀lú ẹ̀rí inú àwọn alfa àwọn ya rẹ̀ nù tó ní pé kọ́dá yu'addu minan namima yu'addu minan namima olófòfò ní wọ aljanna àrínú àwọn alfa yìí tí wọ́n ní ìṣe báyìí mínà nàmíma ìran kan nínú ọ̀ràn òfófó torí gíní jò ni pé ọ̀rọ̀ tí àwọn kan sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó sì lọ gbé fún èyí ti ẹ̀ burú ni pé ń gbọ̀wà tó bá ká tí ò kankan lọ ni ti àrínú àwọn onímọ̀ tí wọ́n ni mínà nà mímà inú tọ́lọ̀wọ́ kọ fún yàn pé o sòfófó wọ́n lè yùn náà kó nú ẹ̀ èyí tó ti ẹ̀wà wà kílára hadithi náà bẹnu súnà nàbí Dawud rahimahullahu ta'ala wọ́n wà amana إذا حدث الرجل بحديث ثم التفت فهي أمانة ولا النبي صلى الله عليه وسلم ní gbogbo ìgbà tí ọkùnrin kan arọ́júlù lànẹ́bí wímẹ́ kọ́dọ̀ lè má jẹ́ mùsùlùmí ó lè jẹ́ mùsùlùmí tó bá bá ẹnìkan sọ̀rọ̀ thumma iltafata húnná iltafata ìtumọ̀ méjì làwọn àfáà ládìí fi mú wá ipe iltafata túnmà méjèèjì iltafata lè tó gbajúmọ̀ pé ní ingbèyàn báyàn sọ́rọ̀ bọ́yọ́ wá gúrò pé bọ́yá ẹnìkan fẹ́ wọlé bí àwọn tí ń sọ̀rọ̀ ọyẹ̀ báyìí pé tánú inú tọ́lọ́wọ́ obíyàn bíyàn bá lọ gbé fẹ́ni kẹta ọjàmbá àmànà sọ́mọ̀lì tafata ìtumẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìbẹ̀mẹ̀nà faidul qadir lẹ́lmanáwí rahimahullahu ta'ala pé sọ́mọ̀lì tafata summa gaba anhu summa gaba anhu ìyẹn ni pé ń bí àwọn méjì bá ti sọ̀rọ̀ tẹ́nìkan wá sọ̀rọ̀ kan tẹ́nì ó di àmánà kò sọ́nà kankan tá a gbà wó náà méjèèjì táwọn àfáà fi tú hadithi yìí níbi masala ń ṣe fóònù náà làwọn àfáà tí ma ń fàdíìtì yìí jẹ́rí o ìpe àdíìtì yìí náà já mọ̀ pé ẹni tí ń dẹ́rù ilé ìwò kódà o kìí ṣe wà mùsùlùmí torí náà ẹ dákun àsìkò rẹ̀ wá náà ni toró tí ń pọ̀ lóòtọ́ kódà wọ́n ṣe bẹ́ẹ̀ fáwọn àlfáà náà làwọn náà fi fọhùn jáde káti ẹ̀wà wò pẹ̀lú common sense náà kí ló kù máa ń yàtọ̀ wà sí àti mọ́ wá sọ̀rọ̀ nulé <laughs> nígbà tẹ́yàn <laughs> bá jọ sọ̀rọ̀ tí wọ́n ti wá tẹ kìní kalẹ̀ rẹ̀ ara táwọn alfa àwọn yìí sọ ni pé ní inú tí àwọn tí ń tí bá ń dáhùn fatiwa náà ti ń dáhùn béèrè ó lè máa máa àwọn àpèjúwe kan wá ara màṣáìkù wínú tí ó ṣe pé ní kíwọ ọba àgbọ́rọ̀ yìí ní fi ń wí fún ọkọ̀ ní fẹ́ kí ẹlòmí ọgbọ̀ adamin haki inú ẹ̀tọ́ rẹ̀ ni kọ́dà wọ́n ní àwọn alfa yìí wọ́n ní ẹlòmí ń bẹnú àwọn alfa kọ́dà ó lè fà pẹ̀rẹ tara rẹ̀ kí a ń tí ń sí ọ yìí kọ́dà èmi náà ń jọba yìí sí ọfẹ́ káwọn èèyàn mọ́ gbọ́yùn wọ́n fi léyìn náà kùn lẹ́yìn hadithu lẹ́yìn wọ́n tó fi àlàákílù àdẹ̀lélù làákílì wọ́n fẹ́ yíò náà sí ni wọ́n fi sẹ̀rí torí náà ẹ̀dàkùn èyí tó fi ọ̀rọ̀ lọ́rùn ara rẹ̀ tí ò ní jẹ́ nà mímọ̀ fún àbí tí ò ní jẹ́ khiyana iya amana amana ni o tó bá sì amana olówó bí ọlá kìyàmà kí ni mákàrájù ń bẹ̀ ni pé ẹ̀dàkùn ka o ti tán bọ́bá bóòn náà bá ti mọ̀pọ̀ fẹ́ ka irú ọ̀rọ̀ tí ọ fẹ́ kí ẹlòmí ọgbọ́ ìwọ́n ní ń bá sọ̀rọ̀ common sense gbọ́dọ̀ sọ fún ìyẹn ni ọba gbé fóònù tó ní ẹ̀lò ìwọ́n ní ń se gíní <laughs> ìwọ́n ní ń bá sọ̀rọ̀ títì <laughs>

torí náà gbogbo ẹn tí bá ń ṣe báyìí kódà o kò sí ń wa mùsùlùmí kí n tẹ̀ wá tún fi kún ọlọ́mọ́jẹ́ kí ẹlòmínà padà bá ti ẹ̀dẹ́bẹ̀ ó lè rán ìyàn lẹ́wọ̀n Nàìjíríà yóò ó lè ṣe kíní wàláhì ó lè rán ìyàn lẹ́wọ̀n breach of confidence or wrongful use of private information méjèèjì inú tọ́ọ̀tì tó lè gbéyàn dẹ́wọ̀n ní ẹ̀bá lọ ọba múrù nǹkan bẹ́ẹ̀ pé mọ́ sọ̀rọ̀ láàrin èmi òun nìkan mo sì lọ ọ sì lọ gbọ́rọ̀ fún ẹnìkejì ó lè rán àyà lẹ́wọ̀n o torígbà tí ẹwà tí wọ́n se sẹ́nìkan tó ní dúó lórí ọ̀rọ̀

òun náà sọ fún ọ pé nàmọ́lá àmọ́lú bí ní ìyá ti àníyàmí ni pé wọ nìkan ni ń bá sọ́rọ̀ <laughs> ó sì lè lọ gbé <laughs> torí náà ẹ̀rí tí ó fi gẹ́ irí mahalli òun lè léyàn ìgbàn tó bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ gbà túbọ̀ ń kálukú kó túbá àmọ́ pàtàkì jùlọ láàrin àwa tí ajẹni tí yuhibbuna al ọ̀tọ́ padà wá bẹ̀ mí bí àwọn ọmọlá ìdàmúnà àìdàgbà ni kọ́rà mọ́ ma náà àwọn mo ti witness ẹ̀rí náà àwọn alfa wa professor sheikh ali nasir faki inú àwọn afá alápìídà ní jami'a islamiyya ẹ̀rọ pọ̀lọpọ̀ tí ra wọn so mo ti wà lọ́fíìsì wọn rí jọ kan tí wọ́n bínú sẹ́nìkan náà bẹ́ẹ̀ pé ó sì lè máa rìkọ́ọ̀dù ọ̀rọ̀ mi láì sọ fún mi pé òun rìkọ́ọ̀dù rẹ̀ torí náà gbẹ̀ntí máa ń se bẹ́ kò sí o tó lè múyàn ní wàhálà lọ́dọ̀ ọlọ́run ó sì lè rán yàn lẹ́wọ́n níbo kọ́lá ń bò mí náà jẹ́ sí nàìjíríà náà ala àgbà àtọ́wọ̀n so wà á lábàá náà ti gba àwẹ̀ tí ó ní tó gba àwẹ̀ sí kíkẹ́ alásánlẹ̀sìn àti ìsọ̀rọ̀ àgbóyèsì sàn ọ̀rọ̀ ìsáàmù. وإياكم وجزاك الله خيرا أنت أيضا يعني béèrè tó ṣe pàtàkì púpọ̀ ni àwẹ̀ kù oṣù mélòó oṣù kan àti ọjọ́ díẹ̀ àkọ́kọ́ ká tó dáhùn béèrè yìí ni pé inú àmánà inú wájíbù dandan gbogbo ẹni tí ń gbọ́rọ̀ tí ń sọ yìí bẹ́ẹ̀ bá délé ẹ dákun ẹ̀bẹ̀ àwọn ìyàwó yín ẹ̀bẹ̀ àwọn àbúrò yín ẹ̀bẹ̀ àwọn ẹ̀gbọ́n yín obìnrin tí è bá ṣe pé bóyó lóyún kò sí ṣe kóbìnrin ọgbọgbọ̀n àwẹ̀ pé obìnrin tí tó ti tó gbáwẹ̀ is impossible òun ló fi jẹ́ pé ní túláàsì ni èyí tí ó ma ṣẹlẹ̀ ní gbogbo ìgbà ni kóbìnrin ọ jẹ ààwẹ̀ ọkùnrin náà lè jẹ́ o àmọ́gẹ́bì ìbéèrè tí wọ́n béèrè tí wọ́n yí lọ́pọ̀ jù àkọ́kọ́ tí ń pàrọwà sí ẹlákùn bàbá délé lónìí torí pé from my own experience ngbàwẹ̀ bá ku ọjọ́ mẹ́ta ọjọ́ méjì ngbà òun ni fóònù ọmọ ríngì pé ẹ̀ẹ́dákun dọ́kítọ̀ mọ́ àwẹ́ márùn-ún ó sì mọ̀ pé ni kú sí prolongi ọjọ́ ni tí fi gbà ọ láyé kọ ọmọ bẹ́ẹ̀ kò sì dá inú tí ó dá ní káwẹ̀ kan bá àwẹ̀ mí lọ́rún yàn tí ń lọ́dọọdún ni ya kọ́dọ̀ òun sẹ́sẹ̀ rántí ni òun jẹ àwẹ̀ márùn-ún sí kọ̀túnla òun jẹ torí náà ẹ̀dàkùn irú obìnrin bẹ́ẹ̀ òun nẹ́sẹ̀ tí ẹ̀ àmọ́kùnrin tó jọ́kọ rẹ̀ náà àbí bàbá ẹ̀kọ́dà àwọn ọmọ ọwọ́ obìnrin tí wọ́n ti ń gbáwẹ̀ tí wọ́n ti bàlágà kó abádélé obì wọn o àwẹ̀ rẹ̀ mélòó lọ jẹ lẹ́sìn mélòó lọ sánbẹ̀ mélòó ló kú múra o ramadana mi ti pé ń mélòó ni wọ́n jẹ mélòó lọ sán bẹ́ ó ṣe pàtàkì o ààrẹ náà láti wá lọ bí béèrè tí mọ́lá Abubakar béèrè èmi ọmọ in fa fátíwá ohun tó fi gbilẹ̀ gbáà torí pé fátíwá tó lẹ́ni ní gbogbo ọ̀nà ní gbogbo ayé ní gbogbo ayé èmi ọ̀wá mọ́ bó ṣe dípò strong in Nigeria yàn bá wá ń gbà tàwà bẹ̀rẹ̀ sí wí mi sí ń gbà òyìn lójú gbáà níta mọ̀ ní pé kọ́kàn mọ́ fún èèyàn ló ń jẹ gbóbìnrin bá ti lóyún ẹ̀kínìkejì ń fọ́mọ lọ́yàn pé kọmọ tí ó bá ti lè gbà rẹ̀ kọmọ ṣe ìfúnni ló ń jẹ fatiwa tó wíkì púpọ̀ ni ní gbogbo àgbáyé àmọ́ ń gbà ń gbẹ̀ pé tí ọrọ̀ ma nẹ́bí adámà lọ́rùn ní ṣètọ́ ni ó wí fún gbá ọlá kan wí báyìí gbogbo bí dáwọn àfáà bá ti ń sọ fàtíwà yìí ni wọ́n sọ pé ní ọlẹ̀ o wọ́n ni kọulun marjú fàtíwà bọ̀ífà kí ló jẹ́ ọlẹ̀ ọjọ́ ti lọ́bọ̀ ti ń sọmárì in tó jẹ́ ọlẹ̀ pọ̀ ọ̀rọ̀ pé bóbìnrin bá lóyún àbí ìfọmọlọ́yàn ni látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ni wọ́n ti gbà wá riwaya yìí látọ̀dọ̀ ta ló ti wá látọ̀dọ̀ ibn abbas riwaya mi torí ọ̀nà mẹ́ta làwọn àfáà pín sí lórí ọ̀rọ̀ àwẹ̀ olóyún àtẹni tí ń fọ́mọ lọ́yàn an aliyu bin abi talibin radiyallahu anhu aliyu bin abi talibin ni Eh, àbí ń fọ́mọ lọ́yàn ni ò torí ẹgbà àwẹ̀ yẹ́jìbọn aléhà alkọ̀dọ̀ yẹ́jìbọn aléhà alkọ̀dọ̀ ọgbọ́dọ̀ sán ni ọ̀rọ̀ ẹlẹ́kẹta an abdullahi bin umar radiyallahu anhuma abdullahi bin umar na àwọn sahabi annabi sallallahu agba láwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí abdullahi bin umar ní pé yóò ń bọ̀rọ̀ àwò in tó jẹ́ ọjá àwẹ̀ yìí khaufan ala nafsiha am khaufan ala gairiha ṣe fúnra rẹ̀ torí tàláfíà tààrẹ lè jáwẹ̀ ni àbí torí tàláfíà tẹlòmí mọ̀rọ̀kọ́ ti yé ìyẹn ni pé ọmọ tí ń fún lọ́yàn lọ́bẹ̀rù pé a ah, ìmọ̀ ọmọ yóò ní rọ́yàn mú tí ń bá jẹun àmẹ́bẹ̀mí ọba jẹun kò se mí nìkankan bọ̀tọ́mọ yóò ní rí ọ̀yàn mú ọwá torí yíò já àwẹ̀ sí torí tara rẹ̀ náà bí torí tẹ́lòmí torí ẹlòmí àbóyún náà pé bóyá yóò àfẹ́kì ọmọ yìí àmọ́ kò sèmí ní nkankan Ibn Umar ní tọ́bá ẹgbẹ́ torí tara rẹ̀ ní ló fi jáwẹ̀ àlẹ́yíhá alkọ̀bọ̀ yóò sàn ó sì títán bí tani ti wí bí Aliyu bin Abi Talib ti wí radiyallahu anhu tẹ́kìdí wọ́n tó tẹ̀ yóò san àwẹ́ ni yóò tún á fún èèyàn ló ń jẹ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni àwọn sọ̀hábà náàbì náà ló sì ní mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ tí mo fi ní àwọn amantáwà wo mọ́ ti náà bá sì sí àbí pẹ̀lú ìfẹ́ ẹnú lọ́yà pé káti ẹ̀yà aláfárúdì pé ibn abbas wíkan ibn omaru wími aliyu wími sọ̀hábílà mẹ́tẹ̀ẹ̀ta àwà nǹkan mẹ́ta fi wá sí tẹ̀rìjíhù ọ̀kan nù mẹ́tẹ̀ẹ̀ta ni kọlù sọ̀hábí kan ojú kọlù sọ̀hábí mi lọ inú sólù fẹ́kì kọlù sọ̀hábí la yuhtaju bihi ala kọlù sọ̀hábí inú ẹni tọ́lọ wá ní kún wọ́n sálàyé kìíní kó yé mi kó jẹ́ ó yé mi tí mo sọ̀rọ̀ pé yóò yẹ yìí náà bí n bá wí nísìn ọ̀nà sheikh na muhammad ibn sọ́lì ibn ọ̀fẹ́mẹ́ rahimahullah ẹni ọba ní about osuma 20 volumes bá ti ń ṣe wá sí náà ni bàbá ń ṣe àwọn ọmọ kéwú wọ́n sì ń ka kalẹ̀ ní bá sì ka tán gbogbo tí bàbá wí àwọn ó sì lọ fàrágà rẹ̀ wọ́n lọ kọ́ làwọn gbádùn lónìí o torí náà ẹjá wa náà múra rẹ̀ bọ́yá wa náà débẹ̀ ìjọ kan gbogbo zadul mustaqni ìtẹ̀ríhun bàbá òjókó wọ láìbìrì máa ṣe o wọ́n tún ma tíra zadu al-mustaqni àwọn ọmọ kí wọ́n sì ń kàkalẹ̀ àwọn kan wá volunteer pé bá bá ti kàtán àwọn wà play rẹ̀ gbogbo tí wọ́n wíhun àwọn ma wá kọ́ pẹ̀lú ẹ̀kọ́ ara ń ta wílẹ̀ kan bàbá àwọn ọmọ kéwì bá sọ̀rọ̀ yìí sí kọ́ jáde bẹ́ẹ̀ èyí tí bàbá bá wá rò pé a ah, bọ́bá jáde wọn ò ní mọ tí mo fi bá yín sọ̀rọ̀ ń náà kápadà sórí ọ̀rọ̀ fóònù náà ta wílẹ̀ kan kọ́dà ń bí ọ̀rọ̀ fátíwá ń bí ọ̀rọ̀ tíra wọ́n wà dá padà wọ́n se bẹ́ẹ̀ fún bàbá albani wọ́n se bẹ́ẹ̀ fún bàbá bumbas wọ́n se bẹ́ẹ̀ fún bàbá bínú àwọn ọmọ kéwì

dọ́bù <laughs> eh? dobu <laughs> jeopardy ààrẹ <laughs> eh? ti ọ̀rọ̀ àwọn òfin ló nílò bàbá ní irunjibin omaru irunjibin abasi wí eh? ah, irunjibin omaru ibnu abasi náà wí wípé yóò san àwẹ̀ yóò sì tún ṣe gíní yóò sì tún fún yàn ní oúnjẹ ibn abasi náà wí ríwáyà méjì lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ a jẹ́ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ èyí tó súnmọ́ ni pé ní ìtìbìnà bá sì fẹ́ wímbi tàkọ́kọ́ tó sọmaráìsì náà nù torí sometimes èyàn lè sọ̀rọ̀ kọmọ sọ délẹ̀ bìná ánà alápáwọn tó ń bá sọ yìí wọ́n ti gbọ́n yẹ nígbà tí wá rò mí tó se tẹ̀fsílù rẹ̀ a jẹ́ pé ọgbẹ̀ni ọwọ́ àwọn ọmọkùnrin ibn abbas ní kọ́kàn mọ́ fún òyìn ló ń jẹ nìkan ní ọ̀hún ìjíbìnà abbas ń wíkọ́ in tó wí ló ti fásàrá yìí pé kó fún èèyàn ló ń jẹ lẹ́yìn tó bá ṣe kíni tó bá san àwẹ̀ tán ẹmù ti wí inú ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tẹ́mínà sí ọ̀pọ̀lọpọ̀ wàhálà láti òkí làwọn àfá ń wí gan inú bí tọ́lọ̀ ti ní kí ń gbọ́ yí dáadáa ní tíra bàbá ibn Uthaymin rahimahullah ta'ala torí bẹ́ inú tórókò sólè fíkí nìyẹn bàbá rí ọ̀rọ̀ kan tó wà mújímálù tàwárọ̀ kan tó ṣe gíní tó wà mufassal yuhmalu al-mujmal ala al-mufassal hadhi min qawa'idi usul al-fiqh bọ́lọ̀n bá sọ́rọ̀ ń bí kan àbá nẹ́bì lọ́sọ́ àbí ibn abbas náà níbo ti jẹ́lẹ̀sẹ̀lẹ̀ lónìí ọsọ́ lódìdí ń bí kan ó sì wà débò mí ó sì gíní ọ̀tẹ̀ẹ̀lẹ̀ di ni pé a gbé ìtọ́jọ́ dìdì òun àwọ̀ wádọ̀ kíni àwọ̀ wádọ̀ ìtọ́ tẹ́lẹ̀ pé ìtọ́ fẹ́ wí náà ni ọkàn sọ ló dìdì ní níbẹ̀rẹ̀ ni pàtàkì jùlọ nínú ọ̀nà tààtùn fi rí pé gbogbo ẹni fatuwa ìkọmọ̀tàn rẹ̀ o jẹ́yàwó rẹ̀ ọmọ sàn àwẹ́ o mọ́jọ dálìkì yá tó kábàmọ́ o aha ni pé kálọ̀nà al-Qur'an al-Karim olúwa pín ìran ọmọ annabi adama sọ́nà mẹ́ta in relation to àwẹ̀ kí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta náà àkọ́kọ́ ni pé ẹni ọlá láàfíà tí ó sì rìnrìn àjò ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum ìran àkọ́kọ́ nù ọlọ́run wá wípa àwọn kàtígórì kan tún wà kí làwọn ẹni fàmáńká na mẹ́kún maridon au àdá safari fa'ida tún min ayyami lọ́kọ̀ kàtígórì kejì ní ká ah, ó lè rẹ àwọn ẹlòmí àbí kí wọ́n sì wà lórí ìrìn àjò àwọn yíò wọ́n lè mọ́gbà àwẹ̀ o àmá wọn tàkọ́kọ́ kútìbà wọn gbọ́dọ̀ ìran àkéjì ọ̀rẹ́ àbọ́wà lórí ìrìn àjò fa'iddatun min ayyamin ukhar o lè má gbààwẹ̀ nísìn àmọ́lọ́run ògbùn ọ ọ padà san nígbà mi fa'iddatun min ayyamin ukhar kàtígórí ẹlẹ́ẹ̀kẹta wa 'ala alladhina yutiqunahu alálẹ̀dínà yóò tí kú na hù ibn abbas rọ́bí allahu anhuma òun náà ló se tafsiru ayayi wípé ayayi o fi sheikhil kebir òun ní sọ́rọ̀ ń pa àwọn àgbàlagbà arúgbó alálẹ̀dínà yóò tí kú na hù kìí sí pé ọ̀rẹ̀ wọn láàrẹ tara wọ́n lè pé àwọn ó àwọn náà gbáwẹ́ àmọ́ kò sí gíní kọ̀rọrùn fún wọn ibn abbas ni gẹ́gẹ́ bí ìyá àbí bàbá tó ti darúgbó àwọn yíò kí ni wọ́n mọ̀ sí fidiyatun ta'amu miskin àwọn alfáà wá wò àwọn alfáà onífikru ní kí ni yàtọ̀ kàtígórí alákọ̀ọ́kọ́ àti gbọ́yé ẹni tí ó rẹ̀ tí ó sì rìnrìn àjò kàtígórí ẹlẹ́ẹ̀kejì kí ló fi yàtọ̀ sí kàtígórí ẹlẹ́ẹ̀kẹta 1 kàtígórí ẹlẹ́ẹ̀kejì àwọn náà ní gbáwẹ̀ àmá wọn padà san

òun ògbùn wọn kí wọ́n san ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn náà ni pé in tí ò jáwọn méjèèjì ọgbáwẹ̀ ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan permanent ọ̀kan temporary gbogbo ẹni ọba ikú tí ò jẹ́ ọgbáwẹ̀ temporary ni in tó bá mú náà ni fa iddatun min ayyamin ukhra pá ìgbà tí tí ń ṣe ọ yìí bá lọ min ayyamin ukhra tó bá dìgbà míì ọmọ wa gbà bọ̀tẹ́ tó pé tí ń ṣe yìí tí è kú kò sí péjọ́ kan ni ní ó kú lára rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ọdá arúgbó sí ẹnìkan bẹ́ tí wọ́n ní ẹfún wọ́lẹ̀ wọ́n tún fẹ́ di <laughs> wọ́n fẹ́ gbádùn náà tún yọ́ mọ̀ ni yọ́ mọ̀ pọ̀ sí ni bọ́bá ipé wákàtí mẹ́ta mẹ́ta ní jẹun bọ́ bá dọdún tí mọ̀ ní wákàtí kọ̀ọ̀kan ni lọ́gbọ̀rọ̀ sáré mọ́ di bí ọmọ èké padà tí ọ mọ̀ ni kò sí pé gbà kan ní ọgbànú àṣírò eléyìn bàbá ń sọ fún pé fàídà tó mẹ́nà ìyá mẹ́ni òkọ̀ tí ń tàn wí nítùmọ̀ kò nítùmọ̀ kò sí àyá mẹ́ni òkọrù lọ́rọ̀ in tí ó kù náà ni pé tó ń tọ̀hámú miski alfa a máa rí ọ̀nà tí alkùránì kan mẹ́tẹ̀ẹ̀ta sí in tó kù náà ni pé ká lo kìyàs ìtumọ̀ kìyàsù ní pé áwò ń tọ́jọ́ ṣẹ̀rí ọlọ́wọ́n ma bẹ̀ ìláyọ́mìl kìyàmà àmọ́ kìí ṣe gbogbo ta ń gẹ́gẹ́ bá ti lo àdífi fàíyà àmánà ìdàltáfàtà àfi dáwọn ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ fóònù kò sí fóònù láyá nẹ́bí sọ̀rọ̀sọ́lọ̀ àwọn àfáà ní bàbá fẹ́ lo kìyásù ọwà gbèrè ẹni tí ń fọ́mọ lọ́yàn àtolóyún aláàrẹ àtonírin àjò ni wọ́n súnmọ́ ni àbí ẹni tó ti darúgbó tí ò ní gbádùn tí ò tí tí ń se yíò ní lọ èwo làwọn méjì súnmọ́ tó fi tó se kìyásù <laughs> àbí àhà bí ó sì tí wọ́n náà yóò fún ní gáàpù èsì gbogbo náà ni wọ́n máa lóyún a jẹ́ pé àwọn náà ń bẹ nù ran fàídà tún min àyà min òkọ̀ ọjọ́ mi ń bẹ tó lè sán bẹ́ẹ̀ náà lẹni tí ń fọ́mọ lọ́yán sí gbogbo ọjọ́ ayé rẹ̀ ní ọmọ bí fọ́mọ lọ́yán a jẹ́ pé fàídà tún min àyà min òkọ̀ wọn ọjọ́ ẹni tí ò lè kúò nínú situation rẹ̀ tí condition rẹ̀ tó wà permanent ẹni condition rẹ̀ bá wà permanent òun ni kọ́sá ti fún ẹnìkan ní oúnjẹ níjọ́kọ̀ọ̀kan ó ti tó torí pé òun ò láǹfààní fàídà tún min àyà min ọkọ̀ a ní àwọn àgbàlagbà kí ló tún jọ nínú kìyàsù òun lẹni tárùn kan dà láàmú tó pé ní kọ̀gbọ́dọ̀ mọ́ lóògùn báyá every 5 hours àbíkọ̀gbọ́dọ̀ mọ́ jẹun every 5 hours 10 10 hours two two hours irun tí ń se ń se yìí kèése tí ma lọ ẹlòmíì tó bá ní acute ulcer àwọn ulcer tó lágbá kèése ulcer tí ń tan o torí ramadana ní ń bọ̀ yìí ń gbàun lẹ́lòmí ọmọ pòun ní ulcer ìwà àtọ́lọ́run ẹ pàdé ní káwò wí bó ti yé wa mọ́ bí ulcer bá lágbá táwọn fún yàn ló ń jẹ mọ́ulẹ̀ para rẹ̀ ìpé àdandan mọ́gbọ́dọ̀ gbàwẹ̀ ó wọ́n sì ní ẹ̀wọ́ láàrin wákàtí márùn márùn ẹgbọ̀rọ̀ mọ́ lògùn ó ẹgbọ̀rọ̀ fi nǹkan sẹ́nu ó tọ́ bá rí báhùn tọ́ sátẹ́yìn tí wọ́n sì ní kí ni kò sí kò sóògùn fún ni wàhálẹ̀lẹ̀ rí náà yóò ti kùnàbọ̀ ní kúkúrú gẹ́gbì ẹ̀ráwọn ìyá ìyàwó ẹ̀gbọ́n wa àbúrò wa ẹjá pàrọwà sí wọn fàtíwà yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o kò lẹ́sẹ̀ ńlẹ̀ o kò lẹ́sẹ̀ o kò sì dárú láti ilẹ̀ làwọn àfáàbẹ́ bá ti sọ àmọ́ ìmẹ́ ọ̀mẹ́ ni ó promote ẹ̀ nàìjíríà yìí yóò báyìí tí sọ details báyìí pé ah, bá sì ló wí o ó sì tún wí mí o gẹ́gẹ́ bá ti sàlàyé rẹ̀ níwọ̀n báyìí torí náà àdúwà wá ní pé ọlọ́run fẹ́sìn rọ gbogbo wa lọ́rùn torí pé tíyàn bá wò ó ní ilẹ̀ Yorùbá tàà tí ń sọ̀rọ̀ iná irú fàtíwà yóò sí ngbà tí wọ́n bí ogboro àwà yìí àwọn òbí wa kọ̀ sẹ́nìkan tí ó gbà rẹ̀ wọ́n sì fún wa wọ́n sì lóyún àbí kíkó wọ́lọ̀ béèrè ẹgbọ́ sí ẹgbà rẹ̀ sẹ́ ń fọ́gbọ́n ẹlòmí gbí mẹ́wàá ìyá mi bí ọmọ mélòó ẹlòmí bí jù bẹ́ẹ̀ lọ kọ jẹ́ àwẹ̀ kan tó fi lọ gbọ́lọ́hun o àwa lágbàgbàkúgbà láyé torí obìnrin mi tẹ́ bá wá wí níṣẹ́ wá ní ah stars ní ó ti di ọdún mélòó tó wọn ò ti gbàwẹ̀ ẹ̀hùn next year ń fọ́mọ lọ́yàn gbà tó tún di ọdún mi òun ti <laughs> èyí tí kọ mẹ́tàn lọ́wọ́ òun ni pé dákun wà bó ti san àwẹ̀ rẹ̀ wallahu ta'ala a'lam sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in Thank you.